لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفنا الله سبحانه وتعالى أترى لك كاتب عن محمد صلى الله عليه وآله وسلم وني ويتلقى المكارها بقلق وجزع وخوف وضجر فلا تسأل أما يحدث له من شقاء الحياة ومن الأمراض الفكرية والعصبية ومن الخوف الذي قد يصل به إلى أسوأ الحالات وأفظع المزعجات لأنه لا يرجو ثوابا ولا صبر عنده ولا صبر عنده يسليه wàyẹ̀húnà pé wọ́n sọ̀rọ̀ nípa hálì ẹni tí ó bá ní tí ó bá mọ àwọn nǹkan tí a fi ń gbé alhayatu sa'ida ilé ayé tí ó dá tí ó dẹ́dùn wọ́n ní pé wúrẹ̀ ní ń kọ́ tí almakari bá dé tí ìbànújẹ́ àbí nǹkan tí ọkàn òfẹ́ tó bá dé yóò máa gba ìbànújẹ́ yẹn pẹ̀lú ìdàmọ́ ẹ̀mí ìbínú ìbẹ̀rù ìmáagbà àti máfarabalẹ̀ kò ní lè ṣe sùúrù lórí ìbànújẹ́ àbí lórí àwọn nǹkan tí ọkàn rẹ̀ bá kọ̀ mọ́ wá bèèrè nípa tí nǹkan tó bá ti ẹ̀wà lágbára tó bá lágbára gan bá ṣẹlẹ̀ sẹ́ni in yìí nǹkan ó ṣe gan kódà àwọn àìsàn wọ́n ni wà mínà àmọ̀rọ̀dì lè fìkìrí àti wà àṣàbíyà àwọn àìsàn ọpọlọgán lè bẹ̀rẹ̀ sí ní mẹ́dàmọ́ rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní mọ́ oróyìnrò kúrò látara pé kò sí ìgbàgbọ́ nínú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n ni wàmínà alkhawfi alladhi qad yasilu bihi ila aswa alhalat àtàwọn àbẹ̀rù lè tó sí kó lè sọ ẹlòmí dìdàkúdà àwọn àbẹ̀rù lórí nǹkan mí in tí ó yẹ kí ẹmọ bẹ̀rù sí ó lè sọ ẹlòmí dìdàkúdà ó ń sọ̀rọ̀ yẹn di kèfèrí ó ń gbé ọkọ̀ nínú ẹ̀sìn Islam annabi muhammad sallallahu alaihi wasallam wani ma yusibu li muslim min hammin wala nasabin wala hammin wala ghammin hatta shawkata yushaquha a illa kaffara allah biha min khataaya annabi sallallahu alaihi wasallam pé kò sí nǹkankan tí ó kàn muslimi kò sí nǹkankan nínú ìbànújẹ́ nínú aburú kódà kò bá jẹ́ ègún kékeré kan ara kékeré báyìí ọlọ́bọ̀ sí ma fi pa àwọn ẹ̀ṣẹ̀ rere gbogbo ìnira tó bá ti dé bá mùsùlùmí kódà kó jẹ́ kí n kíní báyìí tí ó túnmọ̀ ní pẹ́ni tó bá jẹ́ mùmìní wọ́n mọ̀ retí ẹ̀san àmẹ́ni tó wọ́n bá jẹ́ mùmìní ìjìyà ìjìyà ti ẹ ti dénú bí pé jahannamu ti ẹ ti dénú yẹn li'annahu la yarju thawaba wa la sabra indahu yusallihi wa yahunu alayhi so kò tí ó máa mú ẹ̀mí rẹ̀ tútù kò sí sùúrù lára rẹ̀ léètò mọ̀mọ́ ẹmí rẹ̀ tuntun wa kullu hadha mushahadun li tajriba ṣékì ní gbogbo ilé ìtànsọ yìí gbogbo ẹni láti rí pẹ̀lú practical examples ẹgbà mẹ́ṣà rẹ̀ lánàá oríṣiríṣi example báyìí ẹlùmí báyìí ẹlùmí báyìí ṣékì ní gbogbo ẹ̀ náà ló wà pẹ̀lú practical wa mathalun wahidun min hadha an-nawr ó dẹ̀ example kan nínú ilé idha tadabbartahu wa nazaltahu ala ahwali an tó bá gbé lórí báwọn èèyàn ṣe ń ti gbèsè ayé ra'aita al-farqa al-'azima bayna al-mu'min al-'amil bi muqtada imanihi wa bayna man lam yakun kadhalik ó rí yàtọ̀ láàrin mùmìní tó ń lo iṣẹ́ rẹ̀ tó ń lo wà mọ̀ rí yàtọ̀ láàrin méjèèjì ah, yàtọ̀ tó wà láàrin mùmìní tó ń lo ìmánì rẹ̀ tí dáadáa bá dé yóò dúpẹ́ ni kò ní yayọ̀ pọ̀rá tí ìbànú tí nǹkan tó bá fẹ́ síyàn bá kàbákàbá dé yóò wà ṣe sùúrù yóò wà dúró pé òkè òkè ẹjá dúró yóò dúró yóò strong gan wọ́wọ́ àmọ́ wáwẹ́ ni tí òkè ń ṣe bẹ́ẹ̀ mú mọ̀ sáka kiri ti ẹni wàhálà ti dé ibẹ̀lẹ̀ lómi church wallah ibi àwọn nǹkan tó ṣe pé ó ìkankú ìkejì bá túnkú tẹ̀lé à ọ ma dákẹ́ wallahi ìmí mẹ́ tó kò lè ọkọ́ torí ọmọ ọmọ wọ́n máa ń pè à à dákẹ́ ó sì lọ orí àpáta yá orí kìníkà yá wallahi so àwọn tó ṣe pé ok ọmọ ànábì mẹ́fà wá kú náà níṣẹ́jú ayé sọ́bọ̀rọ̀ sọ́bọ̀rọ̀ ṣẹ̀dìd sọ́bọ̀rọ̀ jẹmílẹ̀ so ibá yẹn àbí so àwọn nǹkan tó ń sọ̀rọ̀ yẹn di kèfèrí àwọn nǹkan tí ò tó tí ò tó ṣe pé tó ṣe pé tẹ́yàn bá gbọ́ imani yìí dáadáa ni kò ní gbìyàn débẹ̀ insha Allah wọ́n ni wa man lam yakun kadhalik wa huwa anna ad-dina yahuthu ghayat al-hathi ala al-qana'ati bi rizqillah kíyàn ní kọ̀náà kíyàn ní ìtẹ́lọ́rùn pẹ̀lú tọ́nà bàbá ti fún yàn pẹ̀lú àrísìkí ọlọ́run so látara pé èmi ti gbọ́ ilé yé ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ni ọlọ́ni a ní kọ̀nà ọlọ́ni a ní tẹ́lọ́rùn àbí ah, alhamdulillah ẹja ma ṣe lè náà gbogbo tàbà wá ṣe táfi rí àrísìkí kò gbọdọ̀ takú tọ́lọ́run ọba kò gbọdọ̀ takú tàbí sallallahu so láàfin ní ma kánjú láàfin ní ma sáré ah ó ah àwọn èèyàn mẹ́kì ó gan níbi kìíní síbúnà yẹn tó fi rọ́ lọ síbi ẹlẹ́dẹ̀ àwọn tó ti ń ta ẹlẹ́dẹ̀ káàkiri báyìí látara ìnígbàgbọ́nú ọlọ́run ọba àti ká mọ̀ ọ̀rọ̀ bóyá wà là ń pèsè àrísìkí fúnra wa àwọn níbi táyẹ̀ tó ti rówó ní sínú ẹ̀hẹ́n àwọ́ business ẹ̀ wà lucrative gan tó bá ní ẹlẹ́dẹ̀ kan o lè bí ẹlẹ́dẹ̀ 200 fọ́lẹ̀ kan náà kíní kan àwọ́ gbà tó bá fi pé kíní báyìí ó ti lọ kọ́lé tí ẹ ó ti lọ ra mọ́tò mùsùlùmí wà gbọ́ kíní ẹ̀ ní tó ẹkọ́ kọ́ wá sọ́kọ́ lọ mùsùlùmí ni pé òkè ẹlẹ́dẹ̀ à bọ́ ẹlẹ́dẹ̀ wọ́n ní àrámù lẹ́lẹ́dẹ̀ ní Islam níjọ kó wá sọ pọ̀lọ̀ mùsùlùmí fọ́sì ní àmọ́ látàrí pé a ti fi ọlọ́ọ̀bá sínú tàbá ń ṣe má ọlọ́ọ̀bá náà pàwátí yóò wà lọ ṣe business ẹlẹ́dẹ̀ yẹn yóò wà mékì àwọn owó kọ̀ọ̀kan inú rẹ̀ ní àmọ́ dùn pé ah ó tọ́ ni business wà lucrative ìbànújẹ́ dé ó lè tàtàrà bẹ́ẹ̀ di kèfèrí ìgbà ni ó láyé ń ṣe òun wọ́n ń tẹ̀lé òun láti ilé ìyá bàbá àti ilé ìyá wọ́n ń tẹ̀lé òun wọ́n ó dá kébìnà tí ń lówó díẹ̀ yíò dí ọmọkùnrin ò fẹ́ tó mọ́ bá yíò jẹ́ kí mínà tètè rìn àwọn ọ̀rẹ́ rẹ̀ ó tún mọ́ rìn pé àwọ́ ọlọ́dọ̀ bàbá kan táà máa ń lọ látara bẹ́ẹ̀ yóò Muhammad yóò Ahmad yóò ti di kèfèrí mùsùlùmí yóò tọ́ sẹ́ mùsùlùmí yóò tún bọ́ yóò tún bèèrè pẹ̀dákùn mo fẹ́ ṣe business kó fẹ́ rújú mẹ́ ó fẹ́ rújú wọn ló tọ́ ó fẹ́ rújú ó fẹ́ rí bákan máa kẹ̀dá pẹ̀bá àṣàlàyé só tọ́ kíyàn sí irú nǹkan báyìí kò tọ́ àbí bye bye ẹ má lọ ó rí pọ́kàn rẹ̀ wallahi inú rí odúdó kí ní kan dẹ̀ tún wà pẹ̀lú iman pẹ̀lú pítẹ̀ bá fi nǹkan kan lẹ̀ torí ọlọ́run inú yóò sì máa dùn ní ọdẹ nímà ìyùn ní mọ́ tí múnú yàn dùn pé àkílẹ̀ tí wọ́n ń dùn ẹni àwọn báyìí because wà bí dhikrillahi e e tatma'innul qulub nítorí ọtí ń fi ọlọ́ọ̀bá sínú gbogbo nǹkan tí wọ́n ń ṣe ń tí ẹni yẹn kò ní sí kọ́lák business tó wá sí tó gbára lé ọlọ́ọ̀bá tó wá sí yẹn ọkàdà wá rówó ń bẹ̀ alhamdulillah inú rẹ̀ mọ̀ dúpẹ́ eh ọlọ́mọ̀ dúpẹ́ o tí ń jẹ haram ìwọ tó bá ń jẹ haram inú rẹ̀ mọ̀ bàjẹ́ lójoojúmọ́ ní pé ẹlẹ́dẹ̀ excuse fún ààrẹ ẹ eh, kí ni ah, ọlọ́run ni kalọ́bẹ̀ ní tí ń sin fa tó dẹ̀ lómi lè mọ́ sí ẹlẹ́dẹ̀ tí ó sì wọ́ná mọ́wọ̀rì mọ́wọ̀rì ẹlòmí lè mọ́ sí yóò ẹlòmí sì lè sí ẹlẹ́dẹ̀ tó lórí tílkà àmàni yóò jí kí Ọlọ́run bá mú ọ níbi àwọn ọ̀rọ̀ sọkúsọ tán ti kọ yí tẹ́ǹsọ yẹn àwọn ọ̀rọ̀ tó sí pé wọ́n kàn ókè sí Ọlọ́run tó ní ká má ṣe nǹkan kò mọ́ tí ń sọ ni Ọlọ́run yẹ má ṣe nǹkan a ní àìkí ni kódẹ̀ lómi lè má ṣe tọ́lọ̀ ní a má ṣe òun sì lọ́lọ́ bá nífẹ̀ẹ́ sí jù wọ́lá mo ti kẹ́ tó ń sọ bẹ́ẹ̀ fún mi níbi ọ̀rọ̀ zina à ẹlòmí ní òun ní ṣe zina jù òun sì lọ́lọ́ bá láìkì jù wọ́lá ìrọ̀ lọ pamọ́ lọ́ọ̀bá láyé láyé ọlọ́ọ̀bá ò lè fẹ́rẹ̀ tí bá ń ṣe lọ́run àbíká ní pé ìfẹ́ ọlọ́ọ̀bá ṣe tí bá ń ṣe lọ́run aláhásábì ẹ́ bó bá ṣe ń ṣe lọ́run ni bí bẹ́ṣẹ̀ rẹ bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni fi Ọlọ́run mọ̀ dínkù fún ọ bẹ́ẹ̀ lánú Ọlọ́run mọ̀ dínkù o lè mọ̀ expect pé afjaru nas òun wá ní ahabu nas in ti ṣe ìtọ́nù kọ wọn nìyẹn a ní kí ni ẹlòmí rẹ̀ lè mọ̀ kírun lójoojúmọ́ tí ó sì kírun kírun kírun Ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ rárá ìrọ̀lọ́ tó pamọ́ lọ́wọ́ bá nítorí ànábì sallallahu alaihi wasallam pé wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibba ọlọ́run ni tí mo mọ́ fi nífẹ̀ẹ́ ẹrú oníkó mọ́ sí àwọn sí ọ̀rẹ́ yẹn in kí wákàtí márààrún tó bá ṣe tẹ́kún tó máa kí náfílà lẹ́yìn rẹ̀ ó tún máa gbàwẹ́ náfílà kó tún máa ṣe gbà àwọn iṣẹ́ olóore sọ́dákọ́ ká lọ sí ìkáṣe ìyádátùlù marid ká lọ bí aláàrẹ̀ wò ká lọ sí ìtẹ́ ká máa lọ bẹ́ẹ̀ àwọn sí olóore yẹn bọ́ bá ṣe ń ṣe ọlọ́run nímọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ sí ìwọ́lẹ́ tí bá ń ṣe bẹ́ẹ̀ bóyọ̀ tọ́lọ́wọ̀ nífẹ̀ẹ́ sí jù ọgbọ́n parọ́mọ́lọ́wọ̀ bá ìbànújẹ́ yẹn kú lọ́kàn ara rẹ̀ inú wọn bàjẹ́ burúkú tó wọ́n mọ̀ pé táwọn ṣe ò dá ẹ̀yà má tó bá ní káàkù náà ó lè jẹ́ pọ́lọ́run gẹ́ nífẹ̀ẹ́ èyàn kí ní yóò wà fi sínú mind rẹ̀ yóò àmọ́ fi live yóò mọ̀ fi survive because mind yóò ní gbà fún pé tó ń ṣe yóò dá conscience yóò mọ̀ bàjá gan àmì tọ́lọ̀ bá wá sàánú yóò wá ṣe sùúrù yóò wá orúkọ ẹ̀wọ́ ẹmọ́jẹ̀ ntara mi tí mo ń ṣe ò dá kí n fílẹ̀ mo wà níbì kan ní ẹ̀ gbẹ́ ọ̀bùrú wọlé mi ọ̀rẹ́ mo mention rẹ̀ ní bẹ́ẹ̀bí ìjẹ tàbí jẹ rẹ̀ kíkà tuntun mention mo dé bẹ́ẹ̀ ṣe ní restaurant bí wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ fún mi ní oúnjẹ wọ́n ní okay wọ́n ní pé okay and then we have bar also ah ní àmì muslim àwọn nílé ọtí muslim lè mi ó ní ẹ̀yìn eh, but muslims also come here to drink mo ní those muslims don't know what they are doing hey don't judge people you, you, you should not be judging people kíní kan ẹ̀yin tẹ́ mú tí gan bó ẹ̀yin gan lọ́lọ́wọ́ nífẹ́ ah, bó ṣe bẹ̀rẹ̀ sí ní ma sọ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ni ẹ mo ní wait I know you are a Christian do you know in your Bible drinking alcohol is also forbidden do you know Only no you can drink small Money that was said by Paul <laughs> Paul ló sọ yóò kì í into in tó wà ní Bíbélì lèyìn in reality aramu ni ó tún wá rí pé ìbẹ̀yẹ ti dí báyẹn pé lóòótọ́ ni pé ó clear nínú both Islam and Christianity eating pig is haram drinking alcohol is haram nínú Islam àti Christianity haram ni wọ́n ní ẹ̀ see see afa don't judge people it is only God that can judge but you are already judging me that I'm judging people wọn mọ̀ pọ́n ti judge mi báyìí wọ́n judge mi pé mi judge àwọn èèyàn pé don't judge people ọ ti náà mi ó ní mọ́sẹ̀ nǹkan báyìí èmi náà ní don't drink alcohol lọ fi ń ṣe adúgbò wá sí ìtọ́pọ̀ fún mi o ó ní you that you have not drink alcohol before it is possible that kìní kan that you, you are the one and we that we are drinking it mo wá ń fi mo ń rí lójú ẹni yìí zilu yẹpẹrẹ àti bí conscious yẹn lágbára gan tó prínkù rẹ̀ nítorí mo ní hátà nínú Christianity haram ní kíyàn mutí àti kíyàn jẹlẹ́dẹ̀ àti gbogbo àwọn kátà ànà ìṣọ́ kódà zina nínú Christian wọ́n lé ọlọ́kọ̀ pa ó zina wọ́n lé ọlọ́kọ̀ pa ní ìbọ̀lẹ́bẹ̀ ní bíbélì kí so kí ní ẹ pípò ẹ̀gán ibi tó yìí sí ni pé ẹ wọ́n ní ah, ìṣẹ́tọ̀ ń sọ wípé ó pọ́sìbù kí ẹ̀mọ́ ìṣẹ́ tọ́lọ́wọ́ òfẹ́ kó jù ọlọ́wọ́ onífẹ́ sí jù kí ọlọ́dún tọ́lọ̀ fi ní a máa ṣe so ti yé mẹ́rin àbí ẹwà change mizani tẹ́yẹ̀ ma fi rí fi ọlọ́run kí ni mizani tẹ́yẹ̀ fi rí fi ọlọ́run kí ẹ̀ ṣe tọ́lọ́run fẹ́ kí ni mizani tẹ́yẹ̀ ma fi rí bínú ọlọ́run kí ẹ̀ ṣe tọ́lọ́run ọ̀fẹ́ ọwá change èyí pé kódò possible kí ẹ̀ ma ṣe tọ́lọ́run ọ̀fẹ́ ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ kí bọ́ sí ń ṣe ìsinmi ọmọ láìkẹ̀ òun ní bí ṣe ń ṣe ìsinmi àwọn ọ̀rọ̀ yẹn wallahi ṣèyítọ́nù ló fi síwa lórí ahẹ́ ṣèyítọ́nù ló fẹ́ síwa lẹ́mìí ṣèyítọ́nù ló ṣe kí ni òun ló fẹ́ sínú ẹ̀mí wa ká lè bá ma persist ká mọ́ lè bá ma feel ṣẹ́yí ta bá ń feel conscious pé nǹkan mo ṣe yóò dáa easy àti tètè fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ àmọ́ tó bá ti ní tó fi ń defend ara rẹ̀ tó bá ti sọ̀kan báyìí ó ti níbi tó lọ

tọ́lọ̀n bá dánwò pẹ̀lú ààrẹ àbí fákúrò àbí òsì àwọnáhùwàhù àbí bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan mí tọ́lọ̀ ma fi dẹ́yàwó minal amuradi lẹ́ti kullu ahadin urdatun laha nínú àwọn ààrẹ tó ṣe pé gbogbo wa gbogbo àwọn tí wọ́n gbogbo àwọn láìsàn yẹn lẹ́ni àwọn náà di láìsàn yẹn lọ́la ẹn tó bí ó ló lẹ́ni ó lè di fàkírù lọ́la in tó ṣe pé gbogbo wa everybody láwà prone ní kí ní ẹ̀lẹ́ affect ni a wọ́n ni fa innahu bi imani ṣẹwàrí wẹni báyìí pẹ̀lú imani tó ní o wà bima indahu minal qana'ati wà ridha bima qassama Allahu la pẹ̀lú àti pẹ̀lú tí ń bẹ ní ọkàn la yatatallabu bi qalbihi amran lam yuqaddar lahu kò ní máa fi ọkàn rẹ̀ lé ọ̀rọ̀ tí ò lè mú kò ní máa kó wàhálà púpọ̀ sínú máìndì rẹ̀ yandur ila man huwa dunahu yóò máa wo àwọn tó wáwà bìló rẹ̀ wala yandur ila man huwa fawqahu kò ní wo àwọn tó bá wà lókè

lórí gbogbo ẹlùmíwà òun wá ní gbogbo nǹkanú ayé ẹni tí ò ní nǹkankan yìí inú ìlú dẹ̀ máa dùn ọkàn rí ó balẹ̀ ojú rí ó tutù ẹ̀mí rí ó balẹ̀ ju ẹni tó ṣe pé kíni ó wá ní gbogbo nǹkan lọ tí ò bá ti ní kọ̀nà àà tí ò bá ti ní ìtẹ́lọ́rùn gbà tó ti lélẹ̀ ìbáyùn kọ́ ohun tó kù ní kí mo tún fẹ́ lélẹ̀ bó ṣe lélẹ̀ mo tún fẹ́ lélẹ̀ ah, yes mind ẹ̀yẹ máa ń fò èèyàn lè máa ń so mọ́lẹ̀ mind ẹ̀yẹ máa ń ṣe ìyẹn lè máa ń súnmọ́lẹ̀ ló jẹ́ bí ká sọ́ra ẹmọ ìyá mìíràn Islam lórí àwọn oníwàásí ó sì ìkan ó ní ọkùnrin kan òun kọ orin dàkà sórí Facebook ah òun ló máa ń ṣe content báyìí òun wá ń kọ ń bẹ̀ pé ó wá ń kọ age ipi tó bá between 17 and 20, 25 ó ti gbọ́dọ̀ ní 2 million naira ní account ah ìgbà tó ń sọ ìyìn òbí á mú ní tó 30,000 naira ní account lẹ́ẹ̀kan náà mo dẹ̀ lè kàá tó pé mo máa tó pé àbí ẹni tàbá ṣùwà ní age bracket 17 to 21 wọ́n ní pé gbọ́dọ̀ ti ní 2 million naira nínú account 25 àbí 25 to 29 ó lọ ti gbọ́dọ̀ ní 7 million kọ́ ló pé bọ́n ó dà kó ní 7 million ẹ wo bí ẹ̀ ṣe ń ka ìkàkùkà ẹ wo àwọn ọkọ̀ tó ṣe pé táwọn imagine ẹ dákọ̀ ọmọ 17 sí 25 kí ẹ̀mọ̀ express pé kó ti máa ní 2 million naira kó ti dúnú àkáǹtì kalamun fari àwọn ọ̀rọ̀ táwọn yẹn máa ń rí tó máa ń jẹ́ káwọn yẹn padà lọ sí síkúsí náà nìyẹn ó wá kàyé jẹ́ di pé tó bá wo láìfà rẹ̀ pé tó bá wọ́ rẹ̀ nínú age bracket yìí tó ti ní owó yìí a wọ́n pé e eh, sí nǹkan tí wá sí bíbẹ̀ ọ̀ wá ní ronú pé ṣìbọ́lọ̀ bá fún mi lójú méjì ṣìbọ́lọ̀ bá fún mi ní etí méjì ṣìbẹ́mi ní bẹ́lára mi yìí ṣebí mi ni mi sàárè rí ẹ́ ṣebí mi ni mo ń tọ̀ lọ́fẹ́ ẹlòmí fi owó àti nira tọ̀ ni ṣebí ni mo rí nǹkan báyìí lọ́fẹ́ ṣebí mo lè rìn lọ báyìí ẹlòmí ò lè rìn mẹ́sẹ̀ méjì ti ká ẹsẹ̀ lómi méjì ti gé kò gé ẹ̀tẹ̀ lómi ti rọ ìmí ti paralyze so in tó àmọ́ wò ní pé ha ha so àwọn ẹgbẹ́ mi yóò ti ní 10 million lákàntì báyìí ìmínẹ́dẹ̀ ti wà ní age bracket tó yẹ kí mílíọ̀n ti mọ̀ ní 10 million ọ̀wà ní ronú pé àwọn ẹgbẹ́ mi kan wà tán ti gẹ́ẹ̀sẹ̀ tí wọ́n náà àwọn kan náà wà ní age bracket yẹn tán ti ní diabetes tán ti fún wọn sí dialysis ìmí ti kú dànù hospital àwọn ẹgbẹ́ mi kan náà wà ní age bracket yẹn tán ní cancer ọwọ́ ń wọ àwọn tó wà lókè rẹ ọwọ́ àwọn tó wà dúnà rẹ olówó ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀mí náà ẹ ká sọ́rọ̀ pẹ̀lú àwọn ìkàkùkà táwọn ìkọkúkọ wà yóò kọ ọ̀rọ̀ mi ọkàn dédé kà látara nípa ẹ̀sìn ìwọ́kàn rí pá tó bá lè lè ṣe mistake ọ̀rọ̀ kan tí ó correct tó bá lè pọ́ correct kí ní ẹ̀lọ́ ma ń ṣépù bá ṣe ma ń live kí ní ẹ̀ ma ń ṣépù wá gan àwọn tá ń consume kí wà careful in tí wọ́n gbọ́ wà careful tó ma kà because those things they shape us that is the reality wọ́n ma ń ṣépù ọ̀sẹ̀ mọ́gbọ́n ní pé ok jọ́tọ̀ ti rọ́gbọ̀n ẹ̀bá ìwò believe kó wrong ní pé ẹ̀hẹ́n so age bracket mo ti gbọ́dọ̀ lé amount báyìí mo ti gbọ́dọ̀ lé millions òótọ́ ni ó ọwà púpẹ̀ ẹni ẹ fi yẹn kọrí ju aká mójú tó ṣẹ́ ni kẹsíkẹ́ irọ́ ó ti kó sínú mẹ́jẹ pé ó gbọ́dọ̀ ti wà nínú owó bẹ̀ nínú age aw fakdi ba'd al-matalib ad-dunyawiyya tẹbárẹ́ nìyí tọ́nà bá fi òsì tọ́nà bá fi dánwò àbí pé ó lùz àwọn nǹkan kọ̀kan nínú àwọn nǹkan ayé tajiduhu ghayatan fi at-ta'asati wash-shaqa ẹ wá rí pé òfò àti àgbákò sì débà gbogbo lẹ́bù ló sì dàrú òsì tọ́lọ̀ fi dánwò yíṣẹ́ àní òsì yíò wà unique sí wọ̀ kí sí pé ah ọlọ́run ọwá torí èmì nìkan dáúsì ọwá fòsì nìkan tàílì bal ẹ̀yìn tẹ́ tẹ́ta òsì tẹ́ wà láyé ẹpọ̀ bí billions ni ẹ́ now àwọn tán wá tàùsì yẹn náà àmọ́ náà ní ogun kan ogun pé ilé tàùsì má èyí lè jẹ́ billionaire lánàá in the next two minutes yóò dẹ̀ di yóò dẹ̀ padà sí thousand naira kódò lè mọ́ tún dé thousand naira dé 100 naira tí ó padà wá asfala safilin tí ó wà lẹ́tẹ̀ yẹnyẹn wallahi ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ méjì gílẹ̀dẹ́ ó láwọn nìkan tí ti mọ̀ láwọn àgbà kan gbàtí wọ́n gbà kan gbà pé eh, àdúgbò eh àwọn ilé ní owó à àwọn ilé wọn ní nǹkan bá ní nǹkan bá wọ́n dẹ̀ padà gbà mọ̀ṣúrù bil fakr wọ́n kàdà gbajúmọ̀ pẹ̀lú ó sì pé à lájá ó ta òsì jù kúté sọ́ọ̀sì lọ hatta mata ala al fakr so ìsúwẹ̀ ní pé fakr rẹ̀ ń ṣe pé bí pé ẹnìkan lógún rẹ̀ pé àwọn kan ti ẹ̀ nítorí pé ìní bulẹ̀ proof rárá kò sí bulẹ̀ proof fakr kò dẹ̀ sí bulẹ̀ proof gbogbo àwọn nǹkan so gbogbo tó bá rí tí bá ń ṣẹlẹ̀ sáwọn yìí wọ́n mọ̀ pé kò sí bá wá sí ilé ní fakr tó àwọn nǹkan bẹ home afcom mink ah òsì tí wọ́n tún ní pọ́njú ti ẹ lọ tó bá tún rí wọ́n mọ̀ pé ẹ́ eh, ẹ̀dàkùn ti máa rọ́ lọ́la ẹwà fún yín tó bá tún rí Eh, pé ẹ́ ìmú ò bóyá ọjọ́ méjì lè ní rí bí jẹun léra wọn ni ọ̀sẹ̀ méjì lẹ́yìn tí kí fi jẹun Allahu Akbar tí yí tún léwu èmi tẹ̀ tún máa rí tọ́rọ kọ́bọ̀ kan bí a ní once lè mọ́ tó kẹlẹ́ gíbi 500 naira 1000 ẹlòmí bí a in 6 months tó lè mọ́ fojú kọwó tọ́ ń sọ yìí ìyí ọmọ fẹ́ kí wọ́n so kọmọ claim pé à ah, èmi mú à ah, ìmẹ́ tó tòsí tó mi ẹgẹ irọ́ tún àìgbórí ọlọ́wọ̀n bá subhanahu wa ta'ala o lè jẹ́ ọlọ́ta òsì ké agbó ọlọ́ta òsì gẹ́bẹ̀ ní làwọn ààrẹ bí ó rẹ̀ mí ààrẹ kan sí mí wọ́n tó lè wọ́n bẹ̀rẹ̀ sí ma òkú nípa ọlọ́run táìmù tó bá ti rẹ̀ tẹ́ kí ẹmọ onípítọ̀ ọlọ́run tó á pálì kìyàmà ní ọlọ́run dákun ọ̀rọ̀ ma sí díẹ̀ díẹ̀ káwọn ẹmọ ni ẹba ẹfún lógún ẹfún paracetamol ẹmọ ọ̀rẹ́ ẹsà mọ́ fún paracetamol but lẹ́gbẹ̀ẹ́kẹ̀ wọ́n mọ́ sí kí ni wọ́n sí la ilaha illallah tókó tí in tí wọ́n wò yàtọ̀ in tí wọ́n wò ní pé é eh, ó súnmọ́ kó jẹ́ pé táìmù tí ń lò gbẹ̀yìn láyé mi náà mọ́ wà ọwà mújú tó pé ìrìn àti ọlọ́run subhanallah kí ni máa ṣe fọ́lọ́run kí ní kan ìyìn tí lóó láyé náà kí ló dé tí kí ní kan ìgbàwó ejika sọ̀rọ̀ ẹ̀dàkù wà mathalun akhar e, àpẹẹrẹ mi kájú bíbí insha Allah idha hadathat asbabul khawf tí àwọn nǹkan tó bá lè fa ẹ̀rù tó bá lè dẹ́rù báyìí tó bá tó lè máa mí ẹ̀mí ó ṣẹlẹ̀ sí ọmọ èèyàn تجد صحيح الإيمان ثابت القلب تجد صحيح الإيمان ثابت القلب عفوا ايه انت بقى جاك ايمان يا لا لا فيها او كان ريودو مطمئن النفس او كان ايه امي ريو ما تتو متمكنا من تربيره ايه كي تربيره بيو جي مطمئن كان يودو كوني افتي وتس وتسييره لهذه لهذا الامر الذي داهمه ẹ̀ṣì pé nǹkan mọ̀ ọrọ̀ yóò ra máa ṣẹ̀kan díẹ̀díẹ̀ pẹ̀lú tó báyé gan bí máa huwa fi wus'ihi min fikirin wa qawli wa amal olúgbò tó bá ní ìkápá nínú yóò máa ronú straight ọ̀rọ̀ rẹ̀ iṣẹ́ rẹ̀ kò ní máa jẹ́ kó máa yọ nínú ronú rẹ̀ bí pé ah nǹkan ṣe nìyí o ọ̀dọ́ mi nǹkan ṣe nìyí kò ń jẹ́ kó kódà ẹni yóò tún sọ̀rọ̀ láwùjẹ́ bá ẹni ẹ̀ẹ́ tó ẹni yìí tún lè ronú dáadáa torí lómi wọn padà tún disciple sílá pé ah yìí ni yíwá bí ìgbà tó ò tí àìkọ́lọ̀ bá ń ṣe tí ò dá fún ní yíwá mọ̀ mọ̀ mọ̀ ṣó fákúrù káwọn yẹn lè bá mọ́ kánú rẹ̀ kán lè bá mọ́ yíwá mọ́ padà rí enjoyment nínú tó ń ṣe nínú báyẹn ṣe ń kánú rẹ̀ wọ́n ni kọ̀dí wọ́tọ̀ na nẹ́fṣà hulẹ̀ hadal mọ́sílẹ̀ ẹni yìí ti pìpì ẹ̀mí ara rẹ̀ kalẹ̀ ni fún pé ẹni tẹ̀tí bá ń bọ̀ wá kó mọ̀ bọ̀ wá kò sí ń bọ̀ àbí ẹn kó mọ̀ ah, alhamdulillah kò sọ́rọ̀ ó ti prepare mi ààrẹ alimulimu ọ̀rọ̀ tó lè wa ahwal turihul insana wa tuthbitu fu'adahu àwọn àhwálì wọn kọwọ́ ní ma àrọ́ ha èyàn ní ma ń jẹ́ kí ẹ̀mí èyàn kó tutù ní ma ń jẹ́ kí ẹ̀yàn wà nínú ìsinmi oúnjẹ ló máa ń fi ọkàn ìlú máa fi balẹ̀ àmì Allah subhanahu wa ta'ala kó sí ẹ̀mí wa ní ẹ̀mí tó tutù tó balẹ̀ kó sí inú qalbun mutma'innun kó mọ́ sí inú qalbun ma muqalliqun ẹ̀mí tí ó máa lọ tí ó máa bọ̀ tí ó kà máa dàmú tí ó máa ti ẹ̀m àmì Allah kó sánú wa hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh